bí tí ń lọ gan ni pé ẹni ìwá ní òun rò pé ń jọun lẹ̀ gbọ́n yóò kú mẹ́ ni àfi táwọn tún gbọ́ tí ń gbé àwọn èèyàn bú ti bèèyàn rí jẹ́ ni ọlọ́wọ́ padà jáwọn oró lóòtọ́ à sẹ́rí pé kíyàn bọ́lọ̀n bá ti yọ̀yàn kú bí gbogbo muhammad sallallahu alaihi wasallam àmọ́ gbogbo bẹ́yàn ọba ti fara mọ́ súnà tó ń kọ́dà mọ́lọ̀ tẹ́sì ẹ̀wò mọ́lọ̀ sí má lọ tẹ́sì ẹ̀wò pé àwò bọ́yárọ̀ wọn pa àbóòtọ́ o lè kọ́ ọwọ́ mẹ́ torípa nẹ́bi ni yóò sòótọ́ kan torí tó jígbọ́ tí alìjànú jígbọ́ fún láti sánmà wọ̀yọ́kìrìbù máa ha mí àtàkàzìbà yóò wà pàrọ ọgọ́rùn lẹ́yìn ìgbà ni ò ní màmá kọlọ̀nkọlà wá ń bẹ́ o illa bitilka al-kalima allati sumi'at min as-sama annabi sallallahu alaihi wasallam ní ó tó kan tẹ́ gbọ́ lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan ni in tó fà náà ni ọ̀rọ̀ tí àlìjànú alábàṣe rẹ̀ tí ó jin gbọ́ láti sánmà kó tó di pogun na ba athaminata ashara qabulun nufusi lil batili kayfa yata'allaquna bi wahidatin wala ya'tabiruna bi mi'a Allahu akbar kọ̀búlù nufúsí lèlbàtìlì àṣídìí ni tó fi ṣe pé òótọ́ ní ma tájù lọ́dọ̀ ma annabi adama asáwàlá àti wòye sí àdífẹ́ annabi afáàpà kí èsí wa lọ bẹ̀ pé ẹni ọmọ èèyàn ọyakọ́ gba irọ́ ju òdodo lọ ọyakọ́ gba ẹ̀tàn ju ọ̀rọ̀ gidi lọ kódò fi mọ́ bí ọ̀rọ̀ ọlọ́run náà òun lẹ́fìrí pé ẹni tí ń wíwúkúwí tí ń parọ́ òun náà làwọn èèyàn pọ̀ lọ́dọ̀ ẹ̀ ní ti torí ń tàn nẹ́bi wí kayfa yata'allaquna bi wahida wala ya'tabiruna bi mi'a ńgbàtí èèyàn bá sọ òdodo lẹ́ẹ̀kan tí wọ́n náà sì ń járọ rẹ̀ kọ́dẹ̀ ní tí èpé mi'a ó ti já mẹ́wàá ti ọdún yọ parí ya àwọn tí ó kọ́dẹ̀ lómí ọlẹ́ni tí ó wọlé ìjọba ní ìrọ́sì ni wọ́n ní wọlé àwọn èèyàn ò sì túká lẹ́yìn ẹ̀ wọ́n ma wá pé wọ́n ti wí báyìí rí ń jọ kan ó sì rí bẹ́ẹ̀ ọlọ́nkọ́ lẹ́mí àti wọ́n bẹ̀ àmọ́ kéèyàn náà ó gbére jìnà síbẹ̀ ولا يعتبرون بمئة التاسعة عشر إليك قدلقون قولهم يتلقى بعضهم من بعض تلك الكلمة, تلك الكلمة ويحفظونها ويستدلون بها gbogbo àwọn àlìjànú àtàwọn tí ń bá wọn síṣẹ́ pọ̀ nú èèyàn àti ìbáṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ láàrin wọn òun lélé yóò fi gbọ́ láti sánmà ní ó bù sí eléyìí kọ́nuhun yàtàlákọ̀ bá agbóhun min bá agbóhun tilkalkalima wa ya fàdúnà ha wa ya stadiluna bí ha al'ashirun eléyìí tó jẹ́ ogun àwọn orí ọ̀rọ̀ tí àkànú báàbù tó lọ yìí isbatu sifat ara ǹfàní ta sẹ́nu báàbù tọ́lọ̀ yìí ni pé nínú tàwíhìdù tọ́lọ̀wọ́ bí èmi àtiwọ́ nínú ẹ̀sìn tọ́lọ̀wọ́ bí wá pé sọ́ọ̀sìn lọ́hun dáadáa láyé òun ni ìfìbáàtù sífàtì lèláhì azawajal ó kọ tọ́lọ̀n bá pè rẹ̀ ni ó pè in tọ́lọ̀n bá fi ròyìn ààrẹ bẹ́ẹ̀nù tọ́lọ́run ó bí wá ní o ń bí kẹ́nà ọmọ gbéyàn pẹ́lómi bá jọ bọ́bá dóǹta o lè jẹ́ wà sí o lè jẹ́ bí ọ̀rọ̀ kọrọ̀ míì náà bọ́bá yóò lóhun yíyan ọlọ́run náà ní o ọba tí ó ṣe kìnní kan rúgúdú ọba tí wọ́n wá wájú ọba tí ó sọnù gbogbo ọ̀rọ̀ rẹ̀ kọ́dẹ̀ lómi ó ní ọlọ́run ọba general manager gbogbo àwọn nǹkan wọ̀nyí kéyàn bẹ̀rù ọlọ́run kọ́ mọ́fẹ́nu kó bá rẹ̀ ọlọ́run ti ní àwọn ọkọ̀ tó ń jẹ́ ní ó sì láwọn ròyìn tí kíni àwọn ròyìn tí kẹ́ fi ròyìn òun ní ọ gbọ́dọ̀ fi kún àkọ́kọ́ nú tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀nú ọkọ̀ tọ́lọ́run látàrí ilé ìlà ti kira wa ń lọ míì náà ọ̀pọ̀lọpọ̀ ókọ tí àwọn èèyàn ń jẹ́ lónìí ẹlòmí òun sọ rẹ̀ wọn sọ ni àmọ́wọ̀ náà yí padà ẹlòmí sí ìṣẹ́sẹ̀ ń pilẹ̀ tí ẹ̀ nísìn ni bí ọ bá dáàyàn lójú pọ́lọ́un jẹ́ nǹkan báyìí ẹ gbọ́dọ̀ fi ábùdù sí bí ọ bá ṣe kíní bí ọ bá dáàyàn lójú pé ó kọ ọlọ́run ní a gbọ́dọ̀ sókíní máa àbùdù torí ìsọ ábùdù máa ni pé ọlọ́run fẹ́ kọ̀ fẹ́ àápè bẹ́ bẹ́ẹ̀ a rí ẹ̀rí sì ti rinlẹ̀ àwọn alfáà sàlàyé rẹ̀ kọ́dà àwọn ọkọ̀ tí ó gbajúmọ̀ tẹ́ ma rí tí wọ́n ma tẹ̀ sí pìlẹ̀ kùránì kan hun gbogbo ẹ̀ náà kó gbogbo ẹ̀ náà kó kọ ọlọ́run àwọn ó ọlọ́run pọ̀ ń àmẹ́ ìtí èso ọkọ̀ ọlọ́run náà bẹ̀m̀bẹ̀ lápẹjúwe inú àwọn ọkọ̀ yìí alìyẹ̀kínú àrọ̀ṣídù àsọ̀búrù ọlọ́run eje gbogbo àwọn ọkọ̀ wáyé ọlọ́run èé sékíní ọlọ́run èjẹ ìta fi mọ̀ pọ́lọ́run ko abikita sallallahu bí wọ́n náà ti wà ń nìsìn walillahil mathalul a'la ọkọ̀ tó wọ́n náà ni ọjẹ́ wọn ó pè ọ ẹnìkan ò ní sọ lókọ̀ kankan wá pé kí ní bínú sí ọkọ̀ dáadáa mo sì sọ o nígbàtí wo èèyàn bá jẹ́ gbà yín abdullahi abdurrahman abdulrahim àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àmẹ́yí tí ọba ti dọ́ lójúlọ bèèrè kò tó ma pèyàn ní kíni abúdù báyìí gbogbo àwátá tí wá ń jẹ́rọ àwọn okọ̀ yìí lápèjúwe ẹni tí wọ́n ti ń pè ní abdul rashidi wọ́n náà wí rashidu ló ma jẹ́ rashidu ọdá abdul rashidi lọ ọ̀sẹ́ rí pọ́lọ́un pé rẹ̀ rashidu inú èyí tó tún gbajúmọ̀ abdulrafi'e kò sí bí ọlọ́run ti pè rẹ̀ ní gíní arrafi'e bẹ́yàn bá jẹ́ olè máa jẹ́ kí máa jẹ́ rafi'e kò sí nkankan èwo látún dákọ sọ̀búrù máa jẹ́ sọ̀búrù ẹ̀hẹ́ ọkọ̀ dọ́kítọ̀rù <laughs> àwọn ẹ̀dákọ tara wọn dr jelil jelil náà lè mímọ̀ pè wọ́n tọ́rà rẹ̀ rí pọ́lọ́run pè rẹ̀ ní gíní aljelil torí náà ọgbẹ̀ tán bá ń pè ní Abdul Jalil ibi tí dókítà àwọn òtí jẹ́ bẹ́ẹ̀ mọ́ o wọ́n náà má jẹ́ bẹ́ẹ̀ mọ́ pé ẹ máa pè mí ní kíni Jalilu kò sí nǹkankan torí náà ọ̀rọ̀ àwàdà ni àwọn nǹkan o mo sì ti sọ fún wa walillahi al-mathalu al-a'la èsì tí tí ò lè gbà tó fi bá ní jẹ ẹnìkan lè pé kí wọ́n ní kí lólòwọ̀n jẹ sí okọ̀ tó dábá ilẹ̀kọ́ agbóhùn nígbà àbí kí wọ́n sọ mọ̀ rẹ lókọ tẹ́nìsìn kẹ́nìkan wá gbé rókọ olówá sọ tó dájú bẹ́ẹ̀ lọ ni torí okọ̀ tẹ́mi ọmọ pé ni ọ bàjá àbò ní bàjá káwá pé àti ọdájú àti ọdájú àtàmà àtàmà àwọn ọkọ̀ tí ó lẹ́rí tó fẹsẹ̀ rinlẹ̀ òun ni ẹja máa fi kíni lálẹ̀ fi kíni sí lálẹ̀ fi abúdù sí ẹ̀rẹ́ tí ìrújú bá ti ń bẹ̀m̀bẹ̀ fi ilẹ̀ maulẹ̀ torí èyí tó burú ni pé ilẹ̀ abúdù ma bí mo ti wí òun fi ń pé tú láàsì ọlọ́run fẹ́ kọ̀ fẹ́ o àwọ́ ma pé pé ẹni báyìí ẹ̀rú ọlọ́run ti ń jẹ́ báyìí ni torí náà ọlọ́run ọsàmọ̀nà wa gbogbo eléyìí ń bẹ àti yà lọ́bẹ̀ ní pé ìfìbátú asifat ọ̀nà kanu táwọn kan jíyà sí lọ́dọ̀ ọlọ́run látàrí pé in tí ọlọ́run ò pè rẹ̀ wọ́n ń ṣe kíni wọ́n ń pè lọ́nà kejì ń kọ́ ṣètọ́ ni tó lo àwọn kẹ́nà ìtọ́lọ́run pè rẹ̀ àwọn níkọ̀yẹ́kọ́ jẹ́bẹ́ <laughs> àbí kẹmọ wọ̀nà tó mọ́ tí ni fi ń kó mọ́mà nẹ́bí adámọ́ èyí tí ò pèrè àwọn kan pè <laughs> èyí tó pèrè àwọn kan ní ọlọ́run sì wá mọ́ ìjẹbáhùn ìròyìn tí ọlọ́run ò fi ròyìn ẹ̀ àwọn kan fi ń ròyìn ẹ̀ èyí tí ìròyìn ààrẹ àwọn kan ní àà kò gbọdọ̀ jẹ́bẹ́ gbogbo ẹni tí ń ké bàlágà débi yádò lọ ìfọ́ọ́kọ́ àìdíhí tí wọ́n ń tú fún ọ pé kú wà lọ́lọ́run wímbẹ̀un ìwọ wá ń pé àà yàdùkọ fẹ́ wí mẹ́un agbára lọ fẹ́ wí mẹ́un a antum a'lamu amìlá ẹ̀yin lẹ́mọ̀ ní àbọ́lọ́un bẹ́ẹ̀ tí ó sì ṣe tó ṣe wọ́n òun la sàlàyé jẹ́ ẹ̀dógún ni òun ni mo ní ni làákàyọ̀ ọmọ èèyàn ibi tó mọ ọfẹ́ táwọn wí ni pé a sì wá pé ọlọ́run ní ọwọ́ tẹ́mi èèyàn náà sì ní kíni ọwọ́ tọ̀ sí wọ́n wá sọ fún ọ pé ọwọ́ tọ́lọ́un bí bí kíni bí ọwọ́ tèèyàn kọ jọra wọn ní ti torí pé tí wọ náà tó sí yè méjì ń bẹ̀bí bá bí ọ nísìn ni pé àántà hayyun am mayitun àántà hayyun am ọ̀nsẹ̀ mi ni àbúyé o ti kú gbogbo ẹntà bá bí ń bèèrè yóò lóhun ṣe kíni yóò ní gíní hayyu lòun wallahu hayyu <laughs> ọlọ́run náà sì ní gíní ọlọ́run náà àmá laysatil hayatu kal hayat laysatil hayatu kal hayat eléyìí làwọn àfáà sálàfù làwọn ti gbọ́yé ló fún wọn sinmi gbogbo ẹn tí ọ̀gbẹ́lẹ̀ iye ní ọmọ làákà ìrẹ ọmọ wa lọ ààwọ̀ a sì wá pọ́lọ́run ewó ń ti ẹ ayá al-Qur'ani torí náà ọ̀nà táwọn kan tún fi tàtàkòtò ọlọ́run lọ gbáà ara wọn làwọn tí wọ́n ń pè ní al-asha'ira awòlà àkídàtú al-asha'ariya àwọn làwọn tí wọ́n rò pa wọn gbọ́n débi pé a ọlọ́run ò gbọdọ̀ nírú ròyìn báyìí ọlọ́run èèwọ̀ kí lè wọ̀ ibi ń àbáwọn tó ti ẹ̀tún burú jù yíò lọ àtìbá oljáàdí ibn dirham torí pé aburú náà in dàgbà sókè díẹ̀díẹ̀ ni aljáàdù ibn dirham lọ́kọ́ bẹ̀rẹ̀ ránranwò yìí ní jọun kí ni jáàdù ibn <laughs>

torí tí jádùn wí ni pé ní inna Allaha hayyun bila hayat alimun bila ilmi khabirun bila khabari kí wá ní tó máa pòun ní alimu ní tó máa pòun ní khabiru jáàmù bó ń sọ fánú wíran òran òyí ń jọun ọlọ́run ṣàánú àwa lónìí akànrara wa léjì ilé ìtorí mọ́jísọ ilmi láwà ní ẹmọ́ yà sí ogbó òran òran ọlọ́run ti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ o ẹni ọba tún fẹ́ yìí fún rẹ̀ ló àmọ́ngbà tí a fà sọ̀rọ̀ débẹ̀ la fi rárá wa létí kàfi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ ń sọ̀tán ilé ìtí ń sọ ìkáwà mẹ́nu kó mẹ́ alìjáàmì bí ń sọ fún ànúngbà tí ń wíran wùranwù yí fáwọn tí ọ wà wọn ajú rẹ̀ jọ kan famarra bihim àrọ̀bíyù lárúbáwá basirun àmọ́ òbìlá basọ̀ ẹgbẹ́ kí ni ààrọ̀ bí yóò tẹnubọ̀ tí ń kọ lórin alá inna jahman kafirun bana kufruhu wa man qala qawla wa man qala qawla jahmin faqad kafar laqad junna jahmun idh yusammi ilahahu basiran bila basarin sami'an bila sam'in basiran bila basari aliman bila ilmin khabiran bila khabari ọwá wílọ bẹ́ òfin wá débi pé ayurdika ya jahamu law qala qailun abuka mru'un hurrun khatirun bila khatari wafiyun bila wafa radiyun bila rida fabil aqli mawsufun wa jahli mushtahirun أمدحا تراه أم هجاها وسبة وهزها كفاك الله يا أحمق البشر فإنك شيطان بعثت لأمة تصيرها أما قريب إلى سقر ẹni tí ó kéwú lárúbáwó lọ́lọ́run yé làákàí rẹ̀ pé aláìnà jahaman káàfèrún bá nà kó fúrú ẹ̀rẹ́ ìdẹ́mẹ̀gbọ́ tí jahamun wí <laughs> kèfèrí ní ma wírùn ká báyé o kọ́dẹ̀ yíò ní kọ́kọ́ làkọ́dí júnná jahamu ọ́dá bí ìporí jáàmù yíò pé mọ́ torí pé òyìnyẹ́ sí lè mọ́ pé ọlọ́run ọba sẹ̀mírún òun lọba tí ń gbọ́rọ̀ àmọ́ kò ní tí fi gbọ́rọ̀ basirun ọba tó sé gíní ọba tó rí ni àmọ́ kò ní tí fi rí nǹkan ọ̀rọ̀ ránranrun lọ́fíwá ni ìwọ jáàmù bàbá tó bí ọ abúka múrùhùn hurrun khatirun bila khator wàfíyún bila wafa rọ̀bíyún bila ribọ̀ wàbíl akili mausufun wàbíl jahali mustahirun torí ọlọ́run tí ó làwà ń bí gbogbo ránwọ̀n òyí ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ara sẹ́tàwọn àfáà súnnà se tí wọ́n purify àkídà fáwà lọ́jà bàbáyìí ara àwọn àbọ̀sẹ́kù wọn wá làwọn tá ń pè ní al-asha'ira àwọn eléyè tánlẹ̀ tí bá ti ń wì náà ẹ̀rí pé mo ní jáàmù ibn sọfwánù òun ní tí jáàdù ń wí ọ̀rọ̀ kọrọ̀ ni kí ló ń wá sí asibata asma wa ankara as-sifat ìgbà lẹ́yìn eléyìn àwọn mọ̀tázílà dé lẹ́yìn eléyìn àwọn tó ń pè ní kùlàbí àtẹ́wọ́gbà ọwá lórí àwọn àṣáyọ́rọ̀ àwọn ní àwọn gbàpọ̀ lọ́hun ló kọ ó sì ní kíní ó sì ní ròyìn ọlọ́run ojú lọ ẹmẹ́jẹ ojú méje lọ ọ̀pọ̀lọpọ̀ lè ń ta kéńbí tàwòhídù nú lè kéwú ń jọun kó tó di pẹ́kọ̀ tàwòhídù gidide náà àti umul barahin ogboro àwọn tí ra báyẹ̀ dákùn ilé kẹ́ tó bá kù tán tí ń kà kí wọ́n dádó ẹgbà tó dúdú ní kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀rinlẹ̀ bá nẹ́bì ti kéta òhìdù kọ̀hùn ẹ̀rin tàà nẹ́bì múwá in tó rọrùn ní tí ò ní di àmà fi fìlọ́sọ́fì àmà fi mọ́ntìkì fìlọ́sọ́fì dá tàwòhìdù rú in tàà nẹ́bì gbówá ní pé gbogbo ń tọ́lọ̀ bá pẹ̀rẹ̀ ẹgbà bẹ́ẹ̀ gbogbo òròyìn tọ́lọ ń bá fi ròyìn ààrẹ ẹgbà bẹ́ẹ̀ bí wọ́n bá wá bí yí pé à èése tí ń tọ́lọ ń fi ròyìn ààrẹ tààtún rí tó fi ròyìn èèyàn náà ẹ fún wọn páwọ̀ ọmọbí ti rí àwọ̀ ọmọbí gíní malik bin anas rahimahullahu ta'ala níjọ́ tí mọ́mù malik ń kéwú fáwọn masalasi annabi sallallahu alaihi wasallam ẹnìkan wá wọlé wá bá málìkò ní arrahmanu alàlàárùsì stawa kéfà stawa kéfà stawa pé ah, ya imam ẹlọ́lọ́run ń bẹ lórí àlè ara sí rẹ̀ tó ṣe pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ bó ló ti ṣe ah, alìmọ́mù ni alistiwa'u ma'lum orí lárúbáwá ni ọ lárúbáwá lè in ta ń pè ní ọlọ́run istawa alàláríṣì ọmọ èmìnà ṣe gíní èmìnà ọmọ ìyẹn ni pé ní túnmọ̀ èdè larubawa wọlkéífú majihul àmọ́ bó ń tọ́lọ́run ti wá rí gan àwọ ọmọ eléyìn náà kèésì se tó strange torí pé ní tí èyàn bá rí rí ní ọmọ gíní ní ọmọ ròyìn rẹ̀ tán rọ́lọ́run rí kò sí àmì èyàn gbọ́dọ̀ wá pé nítorí pé ààrí nǹkan rí káwá pé kò níròyìn ẹjẹ́ má pẹ̀jú ẹ̀ tí Sheikhul Islam àtàwọn mìíràn àfáà ma mú wá kọba àyè tọ́rà lè ráwọn míì tí wọ́n sì ń kérò àwọn kéwú báyìí dì sín kẹyìn ó kò ń bẹ́ kéwú tó símpù báyìí tawhidu tó símpù òun lànẹ́bì mú wá sallallahu alaihi wasallam wọ́n ní kí ló dé tí Imam Malik fi ní àwọ̀ ọmọ èyí wọ́n wá gbọ́dọ̀ sọ pé ńgbà táwọ̀ ọ̀mọ́ káwá pé kò sí gíní kò sí wọ́n ni tó jó rí bẹ́ẹ̀ ni pé walillahi al-mathalu al-a'la wọ́n ni bẹ́yàn bá wo ìlú kan sùn nísìn irú Nàìjíríà táwà yìí ẹnìkan ní arákùnrin kan bẹ ní kíni ní Port kí ló kọ rẹ̀ ọwá ní sífòlì ròyìn osùmánù fún mi describe ẹ̀ fún mi kí ni ó jẹ́ sí ẹni jẹ́ orí osùmánù rí hmm? kí ni ó jẹ́ sí rẹ̀ ìrírí ìṣẹ́ gíní ìrírí ni ò lè jẹ́ mọ̀ bọ́yọ́ ga àbóṣe gíní àbókúrú bọ́yọ́ pupa àbódúdú bọ́yọ́ sanra àbótínrín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ gbọdọ̀ mọ báhùn ẹwà gbọdọ̀ pé èmi orí òsùmánù yírí o àmọ́kọ̀ gbọdọ̀ lọ́wọ́ kan èmi orí òsùmánù yírí o àmọ́kọ̀ gbọdọ̀ lẹ́sẹ̀ èmi orí òsùmánù yírí o àmọ́ afọ́jú ló gbọdọ̀ jẹ́ gbogbo ẹni tí ń bá ń sọ pé ní ní tìtorí pọ́lọ̀un fi nǹkan kan ọmọ annabi adama an bèèlé ọtí ẹ̀tí tó wá kí lànàbùwa muhammad sallallahu alaihi wasallam tó gbé wá ní súnnà tó rọrùn tí ò ní filosofi tí ò ní falisafa tí ò ní nkankan ju pé kọ́ọ̀lá lọ́hú kọ́ọ̀lá rasúlùhú sallallahu alaihi wasallam torí náà ẹ̀kọ́ ńláńlá ta kọ́ ta sàǹfàní rẹ̀ ní báàbù yìí ni pé nínú tọ́lọ́wọ́ bí èmi àti wọ́ òun ni ìsìbáàtú àsìfààtì tọ́lọ́m bá pẹ̀rẹ̀ ló òun ni ká pèé èyí tó bá fi ròyìn rẹ̀ òun ni kí a fi ròyìn rẹ̀ ká mọ́ jẹ́ aláṣejù lọ́nà kí ní àtọ̀nà kejì tí mo sàlàyé fún wa nísìn kí lọ́nà alákọ̀ọ́kọ́ òun ni kéyàn ọmọ pí ọlọ́run ní tí ò pé ààrẹ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé kéyàn ọmọ bọ́lọ́run la èmi الحادية والعشرون أن تلك الرجفة والغشية خوفا من الله عز وجل ẹ̀rọ wà rírì tó mú gbogbo àwọn màláíkà nípa pé wọ́n gbọ́rọ̀ ọlọ́run kò sí nǹkankan tó fà tayọ kíni ìbẹ̀rù olúwọba عز وجل الثانية والعشرون أنهم يخرون لله سجدا àwọn màláíkà gan ní sánmà wọn a máa wólulẹ̀ lẹni tí ń forí balẹ̀ fún ọlọ́run ọba هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أهلا وسهلا وعليكم السلام ẹ̀ ká tó imam ká tó bẹ̀rẹ̀ ìbéèrè ẹ̀ tí ń súnmọ́ kárànra wa létí àwọn tí ó se pàtàkì kan pàtàkì jùlọ òní ni ọ́rà pé ṣàbánu ti dédàjì àbọ́ fẹ́ dédàjì ẹ́ kí ní òní ni 13 àbí ọ̀dá ọlọ́run bá kí ramadan náà bá wa dáadáa yóò sì fún wa ní gbogbo ìbádà ṣe ń bẹ̀ yóò gbà lẹ́sìn fún wa nínú àsìkò yìí àwọn nǹkan méjì kan ṣe pàtàkì tó ẹka wa létí tí ṣàbánu bá ti bẹ̀rẹ̀ kó tó dé ìdájì òun náà ni rántí náà wúlò bàbá ní aṣọ́ díjọ́ mẹ́jọ yóò ti pẹ́jù kí ni àkọ́kọ́ rẹ̀ òun ni pé ìyálawa aisha radiyallahu ta'ala anha ọgbà hadithi wà lọ́dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam oróyìn annabi o ní kanan nabiyu sallallahu alaihi wasallam yasumu sha'bana kúláhù yasumu ṣàbánà akfẹ́rọ̀hù ìyá ńlá wa aisha aláàrẹ́bùwa muhammad sallallahu ala'uwasallam a máa fi gbogbo ṣàbánù gba ààwẹ̀ a máa fọ̀pọ̀lọpọ̀ ṣàbánù gba ààwẹ̀ ibi tẹ́ ìyá ńlá wa aisha ti ní gbogbo ṣàbánù ní fi ń gbáwẹ̀ àwọn mí fẹ́ sì gbọ́ àmóhun náà lọ sálàyé rẹ̀ fún wánú hadithi míì pé kò sósù kan tàà nẹ́bí ma gbáwẹ̀ rẹ̀ láti pìlẹ̀ títí tí ó fi dé ìparí rẹ̀ àyàfóṣúwó àyàfóṣú Ramadan ìyẹn ni pé in tí ìyà ńlá wa Aisha ń wí ni pé bíyàn bá fẹ́ gbáwẹ̀ inú oṣù tó dáa jù lẹ́yìn Ramadan tó yẹ kéèyàn pọ̀ láwẹ̀ ní gbígbà nú rẹ̀ òun lóṣù táwà ń bẹ̀ òun lóṣù Sha'ban òun lọ́wà fọwọ́ kanni lẹ́mí pé in tí ọ̀pọ̀lọpọ̀ wá dàgbà ma oṣù yìí mọ̀ nílẹ̀ Yorùbá òun ní ká máa pè ní kíni oṣù kíni oṣù sinmi ìyẹn ni pé oṣù tẹ́yìn gbáwẹ̀ kọ máa sinmi de ààwẹ̀ kò rí bẹ́ o ara àwọn ọ̀nà tí ṣe ìtọ́ ní fi ń da nǹkan rú mọ́ wa lójú ni ọlẹ́rí tó fẹsẹ̀ rinlẹ̀ pé bọ́bá kó nù Ramadan kò sí oṣù míì tànàbì ma gbáwẹ̀ tọ́ pọ̀ ju kíní yóò ṣàbánù ìlọ ẹ̀rẹ́ ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wá tànàbì ọ̀lọ́wọ́ sí oṣù rọ́jàbù ẹlòmí ọgbà láti ìpìlẹ̀ rẹ̀ dópin ni àti gbogbo àwọn ọrọ̀ tí wọ́n lẹ̀ máa ẹni ọba gbà kan ọbọ̀kùn lọ́rùn ọmọ ànẹ́bí ismail gbogbo eléyìí kò rí bẹ́ẹ̀ o oṣùta nẹ́bí ma gbáwẹ̀ jù sallallahu alaihi wasallam bàbá yọ ramadana kú òun ní kíni òun lóṣù ṣàbán torí náà gbogbo ẹni tọ́lọ̀n bá fún ní yọ̀nda gbìyànjú bọ̀bá ti lágbára ma ṣàbánù oṣù sinmi kọ́ oṣù kíni oṣù àwẹ̀ ni in ti mo fi wá ní ó ṣe pàtàkì ká ṣe ìrántí yìí lónìí òun nípa nẹ́bí wá sọ́nù hadithi mi sallallahu alaihi wasallam wípé bí ṣàbánu bá ti dìdájí oòrùn kẹyàn má gbáwẹ̀ mọ́ bí ṣàbánu bá ti sékíní bọ́ bá ti dìdájí kẹyàn má gbá àwẹ̀ mọ́ hadith yóò pọ̀lọpọ̀ náà àwọn alfa kalimami ahmad wa gairihi rahimahumullah wọ́n ládìí yóò lẹ́sẹ̀ ńlẹ̀ sheikhuna muhammad nasiruddin al-albani rahimahullah wọ́n fi rìnlẹ̀ pé hadith yìí lálàáfíà wípé bí ṣàbánu bá ti di kíni bọ́ bá ti di ìdajì kíyàn ọmọ sí kíni kọmọ gba ààwẹ̀ má àgbọ́yé rẹ̀ ní ọkàn wá yẹ ká gbọ́yé ìyá ńlá wá iṣẹ́ aláàrẹ́bí yẹ súnmù ṣàbánà kùlàhù gbogbo ṣàbánù ní ma fi gbáwẹ̀ anítùmọ̀ rẹ̀ ní pé púpọ̀ nù ṣàbánù torí pé wọ́n ní tí yànlá wa Aisha gbà lérò pẹ̀lú kúlàú ni pé bọ́bá wu ànábì yasumu fi awwalihi bọ́bá wu ànábì yasumu fi wasatihi bọ́bá sì wu yasumu fi akhiri bọ́bá wà ànábì agbàwẹ̀ ń bẹ̀rẹ̀ agbà ní àárín àsìgbà ní ìparí Sha'ban ló fi jẹ́ wípé yasumu Sha'bana kúlàú hadithu mi tún wa torí báwọn alfa ti gbọ́rọ̀ ànẹ́bí yé ní kèsí pé wọ́n kàn wá mú fánrán kan wọ́n mọ̀ fi dà lórí wọ́n kó gbogbo àdíìtì ànẹ́bí jọ ní ọwà jẹ́ wọ́n mọ̀ kí lànẹ́bí ń wí gan sallallahu alaihi wasallam ńgbà mu mú hadithi yìí wọ́n tó pọ̀ pẹ̀lú èyí ya ńlá wa Aisha wí kọ́nà ńgbà tí ò tún ti wá clear wọ́n wá rẹ̀ ìtójó clear yanyan ànẹ́bí sọ́nà hadithi ní ànẹ́bí sallallahu alaihi wasallam ní bí ṣàbánu àbí rọmọdánà bá ti ń kújọ́ ka àbíjọ́ méjì ẹnìkan kan mọ́ gbá àwẹ̀ o àyàfẹ́ ni tọ́ bá ti ní àwẹ̀ tí mọ́ gbà lálàádà rẹ̀ tọ́ bí rọmọdánà bá kújọ́ kan ìjọ́ méjì ìjọ́ kèlò ṣàbánu nú ẹ́ ajẹ́ pé o lè gbà àwẹ̀ tọ́ bá ṣe pé ń ti ń gbà àwẹ̀ yí tẹ́lẹ̀ ìtumà àdíìsì ẹmọ́ gbáwẹ̀ lẹ́yìn ìdá méjì ṣàbánù ìyẹn ni pé gbogbo ẹni ó bá fẹ́ gbànú ṣàbánù yìí bọ́ bá ti gbàwẹ̀ tó bá fi di 15 yàmọ̀ sinmi yàmọ̀ síkíní sọ́ọ̀dì sinmi bẹ́yàn bá mọ̀ pé òun fẹ́ gbàwẹ̀ tí ò ní tako súnà nẹ́bì inú ṣàbán bọ́sẹ̀ yọ kan ọgbọ́dọ̀ ti síkíní ọgbọ́dọ̀ ti gbà kó tó di pé ṣàbánù di méjì èyí ni ó fún ọláǹfà ní àti gbà lẹ́yìn 15 ṣàbán ìtumà àdífì yínú torí náà kọ́lọ̀wọ̀n se rọrùn fún ẹni kọ̀ọ̀kan wa ànẹ́bì ni tó tún lè múyàn gbà àwẹ̀ òun ni ẹni tó se pé ní àládà rẹ̀ ni pé ìmọ̀ monday ìmọ̀ gbàwẹ̀ ọjọ́ thursday kọ́dà bí monday àti thursday yí bá bọ́ sẹ́yìn 15 náà ó lè se gíní ó lè gbà bọ́bá ipé tí ìmọ̀ gbà bọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bá ti wí kórí pòun ti gbà ààwẹ̀ kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ kó tó di pé ṣàbánù di ọdá sí méjì ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo ní mo fẹ́ pàkíyèsí wa nù ọ̀rọ̀ ẹ̀kejì ya ńlá náà ni radiyallahu anha ọlọ́mọ́sà wa kẹ́ ya ńlá wa aisha mọ̀rọ̀pọ̀ gbélé iná làwọn kan fi islamu mẹ́ta mẹ́rin tàbí dákọ̀ aisha <laughs> radiyallahu anha bọ́lọ̀ ìyá ńlá wa aisha lọ́já mọ̀ púpọ̀ nínú tàà bá máa dàmú kí bùlá nẹ́bí tí ṣe sallallahu alaihi wasallam òun náà ló tún fúwálá ẹ̀yin obìnrin ẹdákun ẹ̀fẹ́ arabalẹ̀ gbọ́ ilé ìdáadáa ọ̀yìn lẹ́ni ilé àtàwátá àjọkọ wọn àbájẹ́ bàbá wọn àbájẹ́ gbọ́n wọn ìyá a jẹ́ pé bóbìnrin bá gba àwẹ̀ rọmọdánà tó rí nǹkan oṣù rẹ̀ àbóbímọ àbórí ìdíwọ́ kan tí ò jẹ́ kó gba àwẹ̀ pé gẹ́gẹ́ bá ti mẹ̀dá àwọn obìnrin pé tí ẹ bá sọ obìnrin tí ó wà ní oyún obìnrin ò ṣeéṣe kó ṣe kíni obìnrin tó sì wà nípò ọmọ bíbí kò ṣeéṣe kó gba gbogbo rọmọdánà tán yóò ní dádó ìyá ńlá wa náà lóhun mọ nírù dádó bẹ́ẹ̀ kódò wọn wá ní gbà lẹ́yìn àwẹ̀ oṣù kìíní oṣù kejì ẹ̀kẹta ẹ̀kẹrin àfi tó bá dóṣù kèló oṣù kọkànlá a jẹ́ pé kéèdẹ̀ẹ̀sẹ̀ ibi tá ń lọ́nu kéèdí ẹ̀sẹ̀ obìnrin ọmọ gbà àwẹ̀ tó jẹ lẹ́sìn títí tí ó fi dínú ṣàbán ẹ̀sẹ̀ ni o òyìnyà ńlá wá ìṣàfù ẹ̀yìn obìnrin láàyí bó ti lè wù kí ọ há tó pọ́bá ti bí ṣàbánù wọ́n ya sáré sí gíní òun sáré san ààwẹ̀ tó ń jẹ torí náà ni mo fi ní ọkàn àwọn obìnrin ní pàtàkì ó sì kan àwọn ọkọ wọn àwọn bàbá ọmọ tó bá ti dàgbà tó àwẹ̀ gbà bí kó wá bá délé kó pe àwọn ọmọ rẹ̀ obìnrin tó ti dàgbà kó pe ìyàwó rẹ̀ kódà kéyàn ó pe yáyàn ẹni tí ya rẹ̀ bá sì wà nípò ẹni tí kò lè gbà àwẹ̀ kan tán ya ẹ̀dàkùn ṣàbánù di 13 ló ní o ẹmọ́ra mélòó lókùn láàwẹ̀ yìí kí kẹsàn o ó se pàtàkì púpọ̀ ẹ̀dàkùn ẹja mọ̀ ara tí èyàn máa fi palẹ̀ mọ́ fún ọ̀rọ̀mọ̀dọ́nànù pàtàkì jùlọ tí ma mú mi rántí ọ̀rọ̀ yìí ní gbogbo ògbà ní experience mi almost every year gbogbo ọdún ni báwẹ̀ bá kú mẹ́ta àbáwẹ̀ ku méjì nígbà òun làwọn obìnrin kan mọ̀ pé nọ́mbà mi pé ẹ̀ẹ́dàkùn sheik naam ẹ̀hùn sẹ́sẹ̀ rántí nìsìn ni pé òun jẹ àwẹ̀ márùn-ún àwẹ̀ sí kọ̀túnlá <laughs> òun jẹ àwẹ̀ mẹ́fà àwẹ̀ sí kọ̀lá fàtíwà wò láwá fẹ́ sí fún ọkọ̀ mọ̀ gbogbo ọdọọdún arobìnrin kàbí jù bẹ́ẹ̀ lọ tí ó òun sẹ́sẹ̀ wá rántí nísin ni àwẹ̀ ló sì ti kanlẹ̀kùn yìí torí náà àárán létí o gbogbo ẹn tó bá sì wà ń pò kọ́ran wọn létí náà gbogbo ẹ̀jú kọ́ran wọn létí kọ̀ dá kí àwẹ̀ rọmọdánà tẹ̀sìn kí ọ wà nílẹ̀ kí rọmọdánà tọdún ìkí muhammadin wa ala wa sahbihi ajma'in na'am Jazakumullahu khairan jazaa ọlọ́wọ́ bá sẹ ní ẹ̀ṣẹ̀ dára so gẹ́ bí abala tí yà wà òun náà ni ìbẹ̀rù bọ̀tí mi ní aláwọ̀kọ́ náà bá dẹ bá yọ̀nda fún <laughs> so gẹ́ bí tí ẹ sọ́nsìn tó wọ̀nú tí tí Ramadan tó lọ tẹ̀sí ìwà débà ok ó ní gbèsè ó Ramadan lọ ẹ̀lọ́kùn bó ní ó sì ṣe èyí tó jẹjẹlẹ̀ àbí ọlọ́mbọ̀ ni pé kò ní sáàmẹ́ ajẹ́lọ́lọ́wọ̀n ògùn o ọlọ́wọ́n sàn ilẹ̀ sàn dáadáa wọ́n fẹ́ kí àwọn obìnrin ó tún tají náà ni torí ọkọ́mọ̀ bí mo ti wí lóòótọ́ nítorí yá kàkún àìkàkún bí ọba ṣẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí mo ti ní máa ṣẹlẹ̀ kọ̀sọ́dún tí wọ́n gbè mí náà àwẹ́ kọ̀lá ọ̀túnlá lóbìnrin ọ́sẹ̀sẹ̀ wá rántí pòun jẹ àwẹ̀ márùn-ún mẹ́fà gbó lọ fẹ́ ṣe ǹjẹ́ yọ́ wà má san àwẹ́ rẹ̀ yọ́ dà níyàn pé tọ́rẹ́lùmí pé bẹ́ẹ̀ ni òun ó ṣe ni pé ńgbàtàwẹ̀ bá wá bẹ̀rẹ̀ òun wà dà níyàn pòun san àwẹ́ ti tẹ̀sìn bọ́ bá parí rẹ̀ di mẹ́fà yọ́ sẹ̀sẹ̀ wà bẹ̀rẹ̀ ti ọdún yìí ọdún yọ mẹ́fà bọ́bá sì dé dájí àtún rí haibọ̀ rẹ̀ àbí kan mẹ́fà mẹ́ àtúngùn èyí tí ò ní jẹ́ kóra yí síbi gbogbo wàhálà yìí òun ní kẹ mọ́ntẹ́ǹsì oṣù mọ́kànlá tó ọlọ́run ọsànù wà púpọ̀ bọ́lọ̀n bá ní oṣù kan tó tẹ̀ láàwẹ̀ ní kíkó wọ́ san àwẹ̀ rẹ̀ à ní choice wa gbọ́dọ̀ san ni o àmóṣù mọ́kànlá torí náà bọ́ bá rí báyìí irú obìnrin bẹ́ẹ̀ kọ mọ́ra kọ tọrọ àforíjìn tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó rẹ́sẹ̀ ni ó ti dẹ̀sẹ̀ báwẹ̀ kan bá bá àwẹ̀ ní ìlọ́run yà àmọ́kọ̀ gbọdọ̀ wá pé òun wà dà ní àwẹ̀ tẹ̀sìn tí kí ni táwẹ̀ tọdún yìí sì ti bẹ̀rẹ̀ sẹ́mọ́ tí ni fàmọ́ ń ṣe àhídà mí ń faman shahida minkum shahara ṣáàrù oṣù tí ń bẹ ń ta yìí olúwalẹ́ ni ọba ti sojú ẹ̀ fàl yasumhu ọgbọ́dọ̀ má gbààwẹ̀ rẹ̀ o torí náà àníyàn tó dáná láàwẹ̀ Ramadana tọdún yìí ọwà mọ̀pọ̀ sẹlọ́un ó sì máa tọrọ àforíjẹ́ báwẹ̀ yìí bá ti gbogbo rẹ̀ papọ̀ àmọ́ ọlọ́run oògùn yán ó mẹ́yàn bá gbélé yíò lọ bá ọlọ́run ọgbẹ́gbẹ́sẹ̀ lọ alìkìyàmà ò kọ̀dá ò náà wallahu alam assalamu alaikum wa rahmatullah alaikum salam wa níbi orígun irun àwọn oríkẹta ma fi kalẹ̀ níbi irun yẹn tí ẹ ọ̀kan bá mí sí bẹ́ẹ̀ kí ni ó ṣe irun ẹ ọ mẹ́sì pé èèyàn ní àbí níbi àwọn oríkèé ara tá máa ń fi tẹ̀lé no kò ní orí tó ní bọ̀ ó wá kò apply ẹ̀hẹ́n eh, eh. <laughs> ok lápẹ̀júwe ọwà ọka méjèèjì sókè eh, irú eléyìn ráka ní kò ní ráka àwọn kò ségé ní kò ní torí pé kíyàn ó forí kalẹ̀ rukunun min arkani salat orígun kan ní nínú orígun kíni nínú orígun ọ̀run bó láwá forí kalẹ̀ annabi ni umirtu an asjuda ala sab'ati a'zumin annabi ka ó pé annabi ló gbọ́dọ̀ ká oríkè mélòó méje umirtu an asjuda ala sẹ́bàá tí ààrùnmì olúwa pa mí láṣẹ pé bí i bá sùjádà tọ́lọ́wọ́n ọgbà o àfi kí n fi nǹkan méje lélẹ̀ kí ni nǹkan méjèèje náà inú méjèèje lè tí <laughs> ẹ́ méjì ń bẹ́ ni wọ́n ti ṣe kíni ló ti gbé òkè yìí okun mélòó anẹ́bìsì ní sábàá tí torí náà ò foríkanlẹ̀ ti rún o ìforíkanlẹ̀ ti rún ọgbọ̀dọ̀ pé méje méjèèje yìí ká rán ra wa létí ẹsẹ̀ ní ẹ̀yìn méjì ojúgun rẹ àti tọ̀tún àti tòsì ó di mélòó ọwọ́ rẹ yìí tọ́ dàdélẹ̀ eléyà àtẹ́lẹ̀ ó di mélòó wájú rẹ pẹ̀lú mú rẹ lànẹ́bí kàpapọ̀ ó di mélòó ó di méje méjèèjì yìí kọ̀gbọ́dọ̀ mọ́ pé mọ̀rọ̀pọ̀ ti yé ànẹ́bí ní sábàá tí àdómẹ̀ ẹni èjì ẹ̀ta ẹ̀rin olúwa pàmí láṣẹ pé nǹkan méje ni mo gbọ́dọ̀ fi lélẹ̀ bí n bá forí kalẹ̀ fọ́lọ́n àmẹ́ ìtí mo bí àfáà ni pé ẹni tí ọ bá ní la yukallifu Allahu nafsan illa wus'aha ẹni tí ọ ní ẹsẹ̀ kan nísìn tẹmọ̀ pé tí ẹ ó dì túláàsì olúwa ní tẹ́yàn lágbára òun ògbè kọ bí ẹni tí ń sàlù àlá ni tí ọwọ́ rẹ̀ kan sì ti gé ọwọ́ ìtókù náà ni ọwẹ́ ọlọ́run ò sì ní bí pé ṣe tí wọ́n wẹ ọwọ́ kan torípọ̀ náà ló ti ní láyú kàlífò lọ́hù nafsan ìlàúsà ọlọ́hù àlà torí náà bírò ẹni báyìí bá ṣe bẹ́ẹ̀ bọ́bá ipẹ́ ráka mẹ́rin ló kí yọ́ka kún pé ìgbùnà yíhun ọwà bọ̀bá rẹ̀ ń tètè pàkíyèsí rẹ̀ ọwà kí omi ọwà ọforí kan lẹ̀lẹ́ méjì tá ń pè ní kíni bá àdí lẹ́yìn tó bá sálámà ọlọ́wà rẹ̀ ọba fi mú kalẹ̀ tí ò forí kalẹ̀ kò forí kalẹ̀ mọ́lá muhammad <laughs> èyí tó kọ́mọ̀ jùnú èyí tí mo rò pé bèèrè nù èyí ò kọ́mọ̀ ọlọ́nkọ́ sànù wà ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orí ni ó fi lélẹ̀ gbóngbó bá yọ́wà agbémú rẹ̀ sókè ẹni tí ọ bá mọ̀ àwọn alfáà ní ayà kan bẹ tó lú ọba ti ní rọ́bàná látò áhìdìna ìnàsína áó àkùtọ̀ànà wọ́n ní ní parí ayà yìí olúwa nábi lóhun pé kọ́dì fa'alìtù mo ti se bẹ́ ẹni tí ọmọ ìnàsína ọgbàgbé ni áó àkùtọ̀ànà àtọ́ àná pàtàkì jùlọ ń bí ìyíntà ń wí ní pẹ́ ni tí torípéyàn bá gbàgbé lórí ìrun ọ̀tọ̀ ní dájọ́ rẹ̀ àmẹ́lẹ̀yẹ ẹni tí ó mọ̀ bóyá látijọ́ tí ń tí ń kírun rẹ̀ yìí torí yíò kọmọ̀ láwùjọ wa yìí ká ma fògóngó wájú lélẹ̀ ká ma fi gíní

and then tí a bá fílẹ̀ àwọn bọ̀lẹ̀ a lè fọwọ́ kàn bí léhíyà yẹn tí a bá fẹ́ fà léhíyà lárúbá lẹ́ǹsọ̀ Abu Halima irùngbọ̀n làfà ń wí <laughs> ẹgbẹ́ gbogbo aláti mọ̀ bí àṣà ẹnìkan ni ló ní kèésọ ọmọ Nàìjíríà ọwá Nàìjíríà bí ọdún mẹ́ta sẹ́yìn ọwá Nàìjíríà ọ̀rọ̀ ọ̀rùn gbàlẹ̀yìn sí tó ń béèrè ó yẹ kí súnà yóò ti <laughs> àmọ́kẹ̀ kọjá bẹ́ẹ̀ lóòtọ́ ẹlòmí ẹgbàdì sí náà pẹ̀lú súnà náàbí tí ọ níyè méjì mú ẹni tí bá ń wí mí kan wí mí ní òun ní kíni àwòfú àlèhà tẹ́yìn òfin ọgbà rẹ̀ lẹ́ súnà tànábì ní ni tọ́ta àmọ́dà tọ́ máa máa pé olùwà ní fàlíáhàdárì lèdínà yóò kọ́lì fúnà an amrihim an tó sí ìbáhún fitnatun au yóò sí ìbáhún azabun alì torínà bí ó ti jẹnu ìbéèrè kejì àfáà ni pé èwo lèyàn wá lè fi ọwọ́ kan torí àwọn ilé iná àṣejù mí bẹ̀m̀bẹ̀ lóòtọ́ in egun tí tọ́ ìhàmbì òun ni tọ́ wà lórí ẹ̀ báyìí ni wọ́n ń pè ní kíni ni wọ́n ń pè ní lẹ́hìá mẹ́yìí tọ́ wá ìjàgbọ̀n báyìí kọ́dẹ̀ yìí tí ń bẹ lábẹ́ báyìí èsè tí ń bẹ lábẹ́ yìí kèése kíni kò sé nkankan ọwá nù atharu ibn umar radiyallahu ta'ala anhu ọ̀kan nù àwọn àgbà sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ibn umar tí ọ bá fọwọ́ mú ìrùngbà rẹ̀ tí ìrùngbà ìbáwá ìrùngbà ibn umar sama gẹ́gẹ́ bí lárúbáwá yóò ṣe kíni ọ̀pọ̀ èyí tó bá ju kọbúdọ̀ ìyẹn ni pé tẹ́yàn gbá mú báyìí lọ ibn umar ma ṣe kíni ìmọ̀ mọ̀kó àwọn alfa ni ibn umaru ní ṣe léyìí tí è bá ṣe pọ́gbọ́n kankan àbórí nkankan lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam torí ibn umaru ibn umaru lẹni tó ikú tó bá gbọ́pá annabi tọ́ mbì kan lásán yọ́ lọ sí kíni yọ́ lọ tọ́ mbẹ̀ ni púpọ̀ àwọn alfáà fi ní ẹni tó bá ṣe léyìí náà kò sí kíni ọ̀lá ìfí nínú tíyàn lè fọwọ́ kan lẹ́yìn eléyìí gbogbo ẹni wallahu ta'ala a'lam àmá gẹ́gẹ́ bí mo ti wí súnà nẹ́bì ni tí ò níye méjì nú sọlọ̀lọ́hù aléyìí wọ̀sẹ̀lẹ̀ ẹ̀yà ti ní láyúkà líhùn lọ́hù nẹ́fṣà ìlàúsà torí kíyàn mọ́ tún máa lọ wá àtíkè tí ó mú ìrùngbà yọ mẹ́yàn bá ṣe rú iléyìn ọlọ́run ọ̀fẹ́ ẹ́ kọ́mọ̀ sí kíyàn ala kulli hal la yukallifu Allahu nafsan illa wus'aha gẹ́gẹ́ bí tí a fà wí lóòtọ́ eh, kọ́dẹ̀ lómi ti sẹ́lọ́n láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ya ó se ní tí yà ń jí ò ní ibi ń fa ni ó lè mọ́ fa ó lè pọ́lọ́run <laughs> lórí kọ́mbù tí ẹ̀sọ̀ yẹn ẹlòmí máa lò gẹ́ bí dẹ̀lìlù pé kọ́mdù tí a fún Abdullah ibn Umar tó máa ṣe wọ́n fẹ́ gẹ́ àṣà lórí kọ́mdù yẹn because ẹlòmí ìrùn gbárí ọmọ ọlọ́yìnbọn kan kò lè rí ibùgá òun ló sì tó máa lò dẹ̀lìlù kọ́mdù sí irú kọ́mdù yẹn náà sọ mo ti ṣàlàyé ìmọ̀ mo fẹ́ wí mo ní ibn umar ọgbà mú báyìí mo ní gẹ́gẹ́ bí ẹrùn gbà lárúbáwá yóò ṣe kíni yóò pọ̀ <laughs> èyí tó bá wá jáde ní ìsàlẹ̀ ọwọ́ rẹ̀ èyí ò ní ma mú eléyìí kó tó kan yóò <laughs> bá yọ pẹ́ lódòdó gẹ́gẹ́ bí tí náà àbí yóò kéré sọ́rí ó kéré náà náà sàwọn àlèkùn àlèkùn sádà ìbéèrè ni mo fẹ́ béèrè ó dárí lérí obìnrin ẹlákùn ìgbà ó ní ọ̀rìn ọdún mélòó lóbìnrin lè fi fún ọmọ lọ́yàn gẹ́gẹ́ bí òfin ọlọ́run àndẹ́ láàrin ọdún yẹn mo ti gbọ́ rí tán ní ọdún méjì ni àdẹ́ láàrin ọdún méjì obìnrin mi wà tó bá fún ọmọ ní ọ̀yàn lọ́wọ́ kò ní lè gba àwẹ̀ that time láàrin ọdún méjì báwo la àwẹ̀ mi ò ṣe ní bá ra wọn lẹ̀ ọ̀dà eh, ìbéèrè méjì làfà béèrè ọdún mélòó lóbìnrin lè fún fún ọmọ lọ́yàn kò sí ọdún kan pé dandan ni obìnrin gbọ́dọ̀ fọmọ lọ́yàn di bàbáyìí àmàl kùránì ni tó bá fẹ́ fún ọmọ ní ọyàn léyìí tí ó má láàáfíà wá tó pé fọ́mà àti fóhun náà hàùlẹ́yí ní lèman àrọ́dà ayò tí mọ̀rọ̀dọ̀ à torí kí ọmọ tún sọ yún náà di pé ọlọ́nlọ́ gbọ́dọ̀ fún ọmọ lọ́yìn ọdún méjì kò torí náà èyí tó dáa jù láàwí kìí ṣe pé dandan ni pé bóbìnrin bá lè fún ọmọ rẹ̀ lọ́yàn kó fi pọ́ ọmọ ọdún mélòó ọmọ ọdún méjì bọ́bá wá lè pọ́dún kan kò ṣe nkankan kọ́dà bójósù mẹ́fà ní olóhun fẹ́ fi fún tòun lọ́yàn kò ní ọkọ̀ jáǹgbà hùn bó ní ó sì wá gbáwẹ̀ tẹ́rin tó fa ilé yìí ni pé a ti kọ́kọ́ gbọ́ yé pé ẹni tí ń fọ́mọ lọ́yìn gbáwẹ̀ kò sẹ́rí kan tó wíbẹ̀ o kò sí àyà kùránì kan kò sí sádìífì kan tó ní ẹni tí ń fọ́mọ lọ́yìn gba ààwẹ̀ ẹ̀dàkùn káwọn obìnrin ó lísìn dáadáa kò sí sẹ́rí kan láàfi kìtàbìlá wàlàfi súnnàtì nàbí sallallahu alaihi wasallam tó lẹ́ni tó lóyún ègbà ààwẹ̀ kò sí ọ̀sẹ́ rí kan pé ìyá olóyún ẹgbà ààwẹ̀ àbẹ́ni tí ń fọ́mọ lọ́yìn ẹgbà ààwẹ̀ torí náà fà bẹ́yàn bá ń fọ́mọ lọ́yìn kọmọ ṣe gíní kọmọ ẹgbà ààwẹ̀ rẹ̀ kò dìra wọn lọ́wọ́ ẹnu tí ń bẹ ni pé tọ́bá nílà ń kọ́ ń ṣe gíní tí nílà kéèsì mí lè yíhùn obìnrin mi yọ ma fọ́mọ lọ́yìn yóò sì ma gbà ààwẹ̀ kò sì sí nira fún un àmọ́ bọ́ bá ń fà nira fún ìjó lè jáwẹ̀ náà o lè jáwẹ̀ ǹjẹ́ tí ọ bá fà nira fún àmọ́ yóò fà nira fún ọmọ tí ń fún lọ́yàn ìjó lè jáwẹ̀ náà o lè jáwẹ̀ èyí náà yẹjú báhùn bọ́bá wá jáwẹ̀ pẹ̀lú ìdí méjèèjì yìí àbídí kẹta ọwà nú oyún oyún yìí bí ọ̀bá dá ọ láàmú oyún èsè láńsẹ́sì máa jẹun lọ́sàn àwẹ̀ o oyún kò rí bẹ́ o tọ́rẹ́ lómi ti gbọ́ yé pé bẹ́yàn bá ti wà ní oyún kò ní gbáwẹ̀ kò rí bẹ́ ẹnu dẹ̀kùn tí ṣẹ̀rí àṣẹ ni pé ẹni tí ó bá lè combine oyún àti ààwẹ̀ ó lè fi ààwẹ̀ nínú oyún tẹ́mọ̀ kó di nǹkan mẹ́ta báyìí ìmọ̀ ìfọmọ àbẹ́wà nùyún bẹ́yàn bá wá torí mẹ́tẹ̀ẹ̀ta yìí jáwẹ̀ ọlọ́run ògùn yàn o ọlọ́run ò sé kí ní ògùn yàn yóò sàn padà ẹ̀rí fatuwa tó gbajúmọ̀ pé ibn abbas ní bẹ́yàn bá ti lóyún àbí ọ wà nù ìfọmọlọ́yàn kọmọ fún aláìní ní oúnjẹ kò rí bẹ́ẹ̀ o àwọn alfọ́ ní mímọ̀ wọ́n ṣe tàkíkù rẹ̀ wọ́n ní ríwáyà méjì lọ́wà lọ́dọ̀ ibn abbas radiyallahu anhuma ọ̀kan wá in brief èyí tó wá in brief ń làwọn èèyàn wọ́wọ́ mẹ́ni ibn abbas inú ríwáyà mí tó wà detailed ibn abbas sọ pé yóò fún èèyàn ló ń jẹ wata súùmù yóò sì gbàwẹ̀ pé ti ẹ oúnjẹ yóò sì ṣe gíní yóò san àwẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ní Ibn Abbas ni ní ti torí pé hálà kanú méjèèjì yìí òun ni pé ẹni tó bá jáwẹ̀ tí è ṣe torí àlàáfíà tara ti ẹ̀ tó ipé ń torí àlàáfíà ẹlòmíì ni ìyẹn ni pé ọmọ tí ò ní yóò tún fún aláìníkọ̀ọ̀kan ní oúnjẹ ibn abbas riwaya kejì ìtọ́kàn wá wí ni pé yọ́ fún aláìní ló ń jẹ láìsí àlàyé rẹ̀ in detail àmọ́ méjèèjì lọ́sà bátà lọ́dọ̀ ibn abbas èé se ta wọwọ́ mọ́ ọ̀kan bẹ̀ àwọn àfáwà ní bàbá ti ẹ̀wà gbé kalẹ̀ káwà wo sí bírùjú wá bá wà ní ọ̀rọ̀ tí ibn abbas wí èwo látẹ̀lé ń bẹ̀ ká padà sí pìlẹ̀ òun al-qur'an karim ọlọ́run èèyàn tí ń gbáwẹ̀ sọ́nà mẹ́ta nínú al-Qur'an al-Karim ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta nínú Suratul Baqara ìran alákọ̀ọ́kọ́ kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum òun ni gbogbo ẹni tó lálàáfí ara tí nǹkan kan ò ṣe tí ò lóyún tí ò fọmọ lọ́yàn tí ó rìnrìn àjò dandan ni kó olúwa ní kàtígórí ẹlẹ́kejì fàmọ́nkáàna mínkùn maridon au ala safarin fa'iddatun min ayyamin ukhor àwọn tí ń bẹ lórí àwọn tí ń bẹ lórí ààrẹ àbí wọ́n ń bẹ lórí ìrìn àjò àwọn náà lè jáwẹ̀ àmọ́lọ́wọ̀n ògbùn wọn o wọ́n san àwẹ̀ wọn tó bá di ẹ̀yìn àwẹ̀ ìtumọ̀ fa'iddatun min ayyamin ukhor ó kàtígórí mélòó méjì kàtígórí ẹlẹ́ẹ̀kẹta wà alẹ́lẹ́dínà yóò ti kúnàhù fídíyà tún tọ̀háàmù mẹ́sìkì ibn abbas náà ló tó áyà yí pé àwọn owó ní alẹ́lẹ́dínà yóò ti kúnàhù ibn abbas ní kàṣẹ́ìkí wà ṣẹ́ìkà gẹ́gẹ́ bí àgbàlagbà arúgbó tí è se páàrẹ̀ tí ó wà tí ó lọ ní ṣe àbí ẹnìkan gbádùn pé wọ́n dàgbà ni wọ́n ní dàgbà mọ́ ibn abbas nírú wọn ni ọlọ́run ni a bàbá níwò dúó di fàídà tún mẹ́n àyàmẹ́n òhòrò kò sí àyàmù òhòrò mẹ́ mọ́rọ̀gbọ́ ti yé kò sí àyàmù òhòrò mẹ́ kò sí pé ẹni sùúrù bí kì ní ti sẹ́yìn bá lọ kẹsàn kèé lọ ibn abbas láwọn tó bá rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n ma wá fún aláìní kọ̀ọ̀kan ní oúnjẹ níjọ́ kọ̀ọ̀kan ẹnu àwọn categories mẹ́ta tí ń bẹ ẹnu alkùránì ní kò sí kẹrin kò só lóyún ń bẹ kò sáláwẹ́ kò sí kíni ń kò sí ẹni tí ń fọ́mà lọ́yàn ń bẹ bẹ́ẹ̀ náà nú hadithi náà kò sí ń bẹ in táwọn alfáà se ni pé gbogbo àwọn tó bá wá kù tọ́lọ̀wọ̀n ọ̀dá kọnu mẹ́tẹ̀ẹ̀ta yìí in ti ń nínú kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́yẹn bá wá bèèrà rẹ̀ pé ìyá olóyún àti ìyá tí ń fọmọ lọ́wọ́ ta ni wọ́n súnmọ́ nù mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò súnmọ́ lákọ̀ọ́kọ́ tí ò nídíwọ́ kankan èyí ń clear wọn ò súnmọ́ the last one ẹni tó pé tí ò jẹ́ ọgbàwẹ̀ ò ní lọ permanent ni àbẹ́nìkan ọmọ lóyún lọ títí àbí ọmọ fọmọ lọ́yẹ̀ títí tí èkó láyé in tí wọ́n jọ náà ni pé fàmán káànà mi ń kún maridon au ala safarin ìyẹn ni pé ni tí ò jọ gbáwẹ̀ jẹ́ tí ó padà sí kíní tí ó padà kú fàídà tún min àyà min ọkọ̀ torí náà bó ti jẹ́nu ẹmẹ́jà tanra wa o bí ọlọ́run ó se rọrùn fún yí mo sì máa fi kún mo ní bọ́lọ̀n ti se rọrùn fáwọn ìyá wa ìyá mi bí ma méjìlá <laughs> ẹ́ ìyámi bí òsí kíni ọjà àwẹ̀ ńgbàtí ọgbọ́ fátíwà máa fọ́mọ lọ́yẹ́ ẹnu gbàtẹ́yìn bẹ̀rẹ̀ sí gbọ́ fátíwà òun náà ni ó di nǹkan ma yín lọ́wọ́ sí ẹmẹ́mi pé bọ́lọ̀mbá lẹ́yìn ọgbàwẹ̀ oṣù kan péré nínú oṣù mọ́kànlá ẹmẹ́jà máa fi jẹ́ pé àwọn tó bá ní àrùn ọ́sà tí ó se pé yọ́ lọ́ngbà kan òun náà bọ̀ sábẹ́ fa kíni fídíà tún tọ̀hámù mìsíkì gbogbo ẹn tó bá ti mọ̀ pé tí ń sí ọ yóò ní kèésàrùn tí tí ó kú ọlọ́run ò ní ọlá àlè pé wọ́n mọ́ dúódé gbà kan kò sí gbà kan ẹnu tó mọ́ se ni pé ọmọ fún aláìníkọ̀ọ̀kan ní oúnjẹ níbi ìfúnni lóúnjẹ iná fátíwá kan náà ń bẹ tí ò rí bẹ́ẹ̀ wípé bọba fún ní sínú ó tún fún ní gẹ́ni ó fún ní sáré kò rí bẹ́ oúnjẹ kan náà ní pọba ti fún sínú ọjọ́ kan ó ti tó <laughs> bọba fi sàárì kún odijọ́ mélòó odijọ́ méjì sáti fún léyìí tí ó tó tí ó yóò lẹ́ẹ̀kan ni gbogbo bí tíṣẹ̀rí abá ti níkẹyìn ó fún yàn lóúnjẹ oúnjẹ kíni oúnjẹ kan tí ó yóò ni wallahu ta'ala a'lam ah ọjọ́ ti lọ sáwọn obìnrin àmọ́ gbogbo ìbéèrè àwọn obìnrin náà láti bá wọn dáhùn yìí náà jazakumullahu khairan ìbéèrè ni pé láti jẹta ní àwọn imam wọ́n ti ń kọ́ wa ní náfílà ní susaban <laughs> tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ mo máa ń dìde àwọn èèyàn wá ń bèèrè pé kúlé tí mo fi ń dìde àwọn mọ́mù ní <laughs> torí ọ̀n bọ̀ inú tí inú tàà nẹ́bì kọ́ ni pé ká má gba ìrújú láyé sẹ́rẹ́yìn tẹ́ ń gbọ́n tá ń wí nísìn ó clear lọ́dọ̀ yìí wọ́n padà gbọ́n tí a ń wí níbòmí táwọn ọmọ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà pé kọ́dà bí tí dr aláró tí ń ṣe wá sí náà wọ́n ni mọ́mù ọbẹ̀ ń kọ́yàn ní ṣúṣà <laughs> báyìí <laughs> kọ̀tọ̀ súnnà kọ̀tọ̀ súnnà ọgbẹ̀n tó bá sì kò ń di bídí àyí ọlọ́run ọyọ̀ wọn kò mẹ́ kò síbi ànẹ́bì tí yàn náà fílà ní sọ́ṣà àbáyìn ànẹ́bì èyàn pàwátà bá kò mẹ́ ẹ̀dàkùn ẹja kò mẹ́ o ẹja dún ní